had الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على رسولنا الكريم المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام ومن رحمة خالقنا علينا أن أحل لنا الطيبات وحرم علينا الخبائث وبعث إلينا نبيا ما كان على الغيب بضنين بل كان يبين لنا ما فيه سعادتنا ويحذرنا وينهانا عما في شقاوتنا أمة الإسلام إن الله سبحانه وتعالى من رحمتنا وحلنا الطيبات وقد حرم على هذه الأمة أشياء وذكرها في كتابه العزيز وبينها رسوله صلى الله عليه وسلم أيما بيان حتى ما تركنا إلا حلا حجة قاطعة وعلى محجة بيضاء نقية صلوات ربي وسلام عليه أمتنا ومن ذلكم أن الله سبحانه وتعالى ذكر لنا إجمالا أن ما قدموا لنا آل الكتاب من طعامهم فهو حلال لنا وقد رأينا من أثر ابن عباس رضي الله تعالى عنه وارضاهما أنه بين أن المقصود الإلهي بطعام آل الكتاب ذبائحهم وقد قيدنا الله سبحانه وتعالى بقيود لا تحل ذبيحتنا إلا بها وهل تشترط هذه القيود وهذه الشروط في ذبائه أهل الكتابين على هذا ندندن وندور حول هذه النقطة العظيمة وبهذا سنسوق إليكم إن شاء الله تعالى أقوال أهل العلم من الفقهاء والمحدثين في الأمصار إن شاء الله تعالى أقول فرحة باتوسي المسلمين أنت رأيكي قراج قرفان النبي صلى الله عليه وسلم أنت لهم نتبع من جاك يفهم بوا الله لكم كان نبي وقال bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn arìlẹ̀tàn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ọmọ ẹ̀nẹ́sìn mo ń fi àsìkò ìran lẹ́tí bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bí o sẹ́rìn lẹ́rẹ̀ tí bẹ̀rù rẹ̀ anittaqullah ẹjẹ́ àjọ kọmí ọlọ́run ọba eléyìí náà ni

tí wọ́n fi pín méjì lórí ilẹ̀ eh, tí wọ́n fi pín méjì lódìdí orí ilẹ̀ orí omi inú omi bákanáà torí ilẹ̀ náà pín méjì èyí tó jẹ́ wípé a máa jẹ àtẹ̀ntà jẹ ètà tún jẹ àpín méjì èntà ń jẹun àwọn ti mú ìdájọ́ ẹyọ kan èntà wá máa jẹ oní àpín méjì èntà gbára wáká láti pa àtẹ̀ntì agbára wọ̀ ọ̀ká láti dámalẹ̀ èyí tí pàmú dẹ̀dẹ̀ rẹ̀ ní asàlàyé ẹ̀ èyí dáwàrà wákàtò náà tó lọ rẹ̀ bọ́sípò èyí tàn dẹ̀dẹ̀ asàlàyé ẹ̀ awádé bí ọ̀rọ̀ ìran ẹranko kejì onílàwọn nǹkan tí bá ń rahman a ń bọ̀ níbi ta'amu alil kitab a ń sọ wípé nínú ṣùrútù májàmú ti ń ẹn tí ó pa nǹkan an yakuna lẹ́mọ̀ká sọ̀rọ̀ làkáyìtàn ọgbọ́rọ̀ jẹ mùsùlùmí tọ́yì mùsùlùmí tàbí yóò jẹ́ yìí ojú kanú tàbí ká sọ wípé àyẹ̀kúnà dáadí ní samawiyin ọgbọ́rọ̀ jẹ tí a fún tí à láti sama a jẹ́ pé ó kú àwọn jíùnú àti àwọn kìrìsìtẹ́nì lára èmọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala in mú wálẹ̀ fún wọn láwọn àyè kan láti lè bá jẹ́ kí a máa mọ̀ wípé a mú sì fáwọn olóyìn tí àṣáájú wa o àìsìtẹ̀lé olóde wọ́n dàbẹ́ yóò káà náà mọ́ bà dàbẹ́ o bákan náà gbogbo ẹni tó bá ti ṣe nǹkan subhanahu wa ta'ala awambo in tí a ni halali wani apákan àwọn àfáàwà ní ṣe gbogbo tí a bá ti pa àbí tí a bá pàbáwà mùsùlùmí ṣe mọ́ ń pa nǹkan ìyìn ìrìnládé ní ìjẹ́ ìdógún ta fi ń kí àwọn kankan jẹjọ òun náà mas'ala wa ṣùgbọ́n kò sí sálàyé àti ká padà padà sí àwọn mùsùlùmí bá ṣe pa nǹkan ìlà ń sálàyé lọ in tó gbọ́rọ̀ wọnú ẹ̀ ni pé àwọn nǹkan kankan bẹ́ẹ̀ tó jẹ́ wípé ilmuharramat minal ma'akulat wal mashrubat kaka mú ma'akulat sábà pé ká mọ́tò fẹ̀lú jújú àwọn tẹ́ pé a gbọ́dọ̀ jẹ nínú àwọn jíjẹ yìí tó ní bá ṣe pẹ̀lẹ́ràn àwọn nǹkan yìí ní kí mùsùlùmí ó jẹ àwọn bọ̀ tàbátàrà yẹ́tàn yóò lè jẹ́ a rí àlàyé ọ̀rọ̀ àwọn alúkìtàbìsẹ́ àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala ní suratul Ma'idah in ba wá sọ̀rọ̀ wípé hurrimat alaykum al-maytatu hurrimat alaykum al-maytatu wad-damu wa lahmul wa ma wa ma akala sabu إلا ما ذكيتم وما ذبح على النسب وأن تستقسموا بالأزلام ذلكم فسقا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشون واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم الميتة kullu hayawani aw kullu ma mata min alhayawan hatfa anfihi fa huwa almayta okumbete ẹ gbọ́dọ̀ jẹ kíni jẹ́ okumbete gbogbo tó bá ti kú fún rẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ gbogbo ẹni tá a pè ní àlàlì fún yìí èyí tó pẹ́ fún rẹ̀ lọ bá kú ẹ gbọ́dọ̀ jẹ́ èèwọ̀ ni àìdé bí ó ń jálù kìtàbí o ṣùgbọ́n àwa wọ́n sọ bá ń fún wa pẹ́pẹ́yẹ kú fún rẹ̀ ẹ jẹ́ fún rẹ̀ ẹ jẹ́ fún rẹ̀ tẹ́ ń ọkànlá àwọn èèyàn wa màlú rẹ̀ kúkẹ̀ tí pòsú méjì ìsìn àwọn kan wá ń pè ẹlẹ́ran ní wọ́n náà fẹ́ rà ó wá ní à ah, èèyàn lè ta ni wọ́n àwọn sì wà ràdá àà ah, màlú bí 100,000 wọ́n láwọ́ rà ní 30,000 wọ́n tó ràdá tí wọ́n náà gbẹ́ ah, gbèsè ti dé ó ti dé náà kó ti ẹ̀ máa ń ba 30,000 náà yóò tó dín aka tọ́ bátà ọ̀daràn àwọn tí ń rà wọ́n dáràn àwa tí fún jẹ ọlọ́run yíwa ṣùgbọ́n in tẹ́ fi sán padà àmà kò ní ma bẹ́ẹ̀ sí yíò àwọn èèyàn wọ́n lọ máa ra òkú ẹdíẹ ní fáàmù yóò ọwá lóhun sáàdúwà àdúọgbà yàtọ̀ sí wípé ọfẹ́ fi ara nìrẹ̀ ǹgẹ̀ lọ́tọ̀ àdúwà rí olígbà Ànábì sallallahu alaihi wasallam àríkà bí ìrọ̀ tọ́bà ní sọ ń pa ìtàn ọkùnrin kan tí ń ṣe ṣùgbọ́n tó ń ti bẹ́ yẹmúdù àdé ilẹ̀ sàmà in tẹ́wọ́ sọ́lọ́ bẹ́ẹ̀ sì ní àrìnrìn àjò ẹn tó jẹ́ wípé ọlọ́n títì mọ́ ń gbàdúrà rẹ̀ ni sábà pé ó súnmọ́lọ́ kò sí mi wó ti gbà bẹ́ẹ̀ se tàbọ́ fẹ́ rìnrìnkúrìn kọ̀sẹ̀ tí ọkọ̀ fún àbìtíbá ti jú ọlọ́n ọwọ́ ni láwọn àsìkò tó ń ti bẹ́ annabi ní tẹ́ni ń jẹ àrọ́mù ni in ti mú àrọ́mù ni in tọ́ jẹ tẹ́ rí bá àrọ́mù kò tí ìtùbá fẹ́ a máa pa wọ́n ọ̀rá holibag wọ́n nila 10,000 nílá nílá 20 nígbàtí ìjọ kejì àwọn àpò ti kú ẹni ẹgbẹ́ mi kaná ẹ̀dànú omi gbóná àgbọ́dọ̀ jẹrú gbìn ma ẹkú àgbọ̀rọ̀ mọ́má yí pé èèwọ̀ ẹwùn kan mẹ́wọ̀n ẹni tó ní wápù nǹkan léwọ̀ èèwọ̀ ni kẹjẹ mẹ́ta bẹ́ẹ̀ kẹsẹ́ ìnìkan wọ́n kọ́ sí léwọ̀ fún wọ́n sí léwọ̀ fún àtọrọ sáájú ta hàtìfà án fi in a lè rí àlàáfíà ń bẹ ìyàlárí bẹ àti nira ẹ̀jẹ̀ kò sí tí ó gbàlọ lára rẹ̀ àti ń tọ́ páhùn bí nǹkan ọ̀pá tó yẹ kó bóyá ìkẹ̀kẹ́ ló ṣe lójijì àìjáde ẹ̀jẹun tọ́lọ rẹ̀ sàgbánú ẹ̀rẹ lọ ààrẹ náà lábàmbẹ̀ eléyìí nígbàtí Ànábì sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí ń pépè kọmọ jẹ́ tẹ́sílíà gbogbo ẹmbà fẹ́ mọ̀ kùsùdí ọ̀nà lọ́wọ́ bá kọ́sà máa bẹ́lọ́un kó mọ̀ dúó kọmọ́jọ òun síse wọ́n fi ṣe yẹ̀yẹ̀ kò sí dùn ní fi ṣe tán àwọn kèfèrí sarajọ ríwáyà kan wọ́n wọ́n lùkítàbì ní ìwọ̀n fẹ́sẹ̀ múlẹ̀ àwọn kèfèrí ni wọ́n bá sọ àsálàm wọ́n ni ya Muhammad ẹran tẹ́nìkọ̀ọ̀kan wá dámẹ́lẹ̀ tààdù ìbá wà lápá wà máa máa ta hatfa an fi ẹran tó bá kú fún rẹ̀ irí annabi ta lọ́pa annabi ní kọ́ dákú fún rẹ̀ náà ọlọ́n lọ́pa hmm. sọ ọmọ bó ṣe dáwà lóhun annabi ní nàm kílẹ̀ fàyọ a kèfèrè ní ọ̀rọ̀ orí èyí adìsìn ma náà wùfà wà halalun

sẹ́yìn lẹ́pá kò yé wọn èèwọ̀ ní kàjẹ mẹ́ta iye owó káfíra nǹkan ọ̀hún ẹ̀ṣin ọwọ́n jẹ́mọ́ ẹ̀túnmọ̀lọ́kọ́lá wá ìrà ẹ̀ṣin ẹ̀ṣin halali ni o ẹwú àìmẹ́yí àwa mùsùlùmí tí a ti fi nǹkan yẹn dáàrin àwa àti àmà ìyàwó haúsárù in tó pọ̀lọpọ̀ òfíjà kùn dímọ̀ ni pé wọ́n pè lẹ́sìn fún ẹ aláàrínà lẹ́sìn fún ọ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ bí pẹ̀kẹ́ni orí àrẹ́lá wọn gúzáun aláì wọ́n mú ẹ̀sìn wọ́n lọ pẹ́sìn ẹ̀sìn wọn ni wọ́n pa ẹ̀ẹ̀mọ́ yẹ́ ń tẹ́sìn èlò ní wọ́n fẹ́ rí lórí ẹ̀sìn tí a bá zina ti jí ó léwó ẹ̀sìn kọ̀tà sí ẹntọ́lọ̀ rẹ̀ àgbò trílà mẹ́wàá ó sì kódé lọ́dúnkùjọ márùn ìwà ń bọ́ wọn in tọ́jú wọn bí wá ti pẹ́lú lẹ́rin ìwò tí ìsẹ̀tí wọ́n ta ọdúnkùjọ mẹ́rin ọdúnkùjọ mẹ́ta ẹ̀kùjọ méjì ọdúnkùjọ kọlọ́wọ̀ta ẹ̀rìjọ ọdọ́lọ́wọ̀ta ọwá dẹ́yìn ọ̀sàkẹ́lẹ́yìn ọdún ni àhán àtàjèrè wá dé báyìí àgbò náà ló fi dín tó dín àgbò táàrà ní 75,000 80,000 mọ́ra ní ìjẹta ní 40,000 irú rẹ̀ tẹ́ pé a tún bẹ̀bẹ̀ ni bá náà lẹ́sí rí zina ti wẹ́sí iléyàdé gbogbogbà pátá sábà pé tí ń lu ẹ̀sìn fún pọ̀ tẹ́ bá sì rí ẹnìkan tó ní ẹ̀sìn kan tó ti tóbi ní o àtẹ́ntó mẹ́rin ẹnlẹ́sì kan náwó ojú ẹn tó níyàwó mẹ́rin lọ bẹ́ẹ̀sẹ̀ wá dẹ́sì mẹ́lẹ̀ tẹ́lẹ̀ fẹ́ pa ẹ̀ẹ́sì rere ń bẹ̀ káti ẹ̀tọ́ wá sọ ẹsẹ̀ tí a fi ń ṣeré ìjẹ́ fi ń gbá gọ́ọ̀fù ó tún níran tàbí ká tó wá sọ ẹsìn tí wọ́n máa fi jó ó tún níran bẹ́ẹ̀ ni náà bẹ́nu ràkùnmí náà ràkùnmí ó ń ké méjì ń bẹ́ẹ̀ ràkúnmí tí a fi mọ́ ń pẹ̀sọ̀ ń bẹ tó jẹ́ wípé ẹyọ kan rẹ̀ ń bẹ ń Saudiya tí a ń tà ní 200 million naira wa alákúlé eléyìn ọba wọn iye kíye kárí àfíra nkẹ́ yìí tó bá ti kú fún rẹ̀ èèwọ̀ ni a gbọ́dọ̀ jẹ wàdámù ẹlẹ́ẹ̀kejì wàdámù a gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ abúlẹ́bìnà abbas wọ́n wá bá ọlọ́ni a mọ́ jẹ́jẹ̀ kí lọ́lọ́ pẹ̀lú tihal tihalu ni àmá àmẹ́yì tẹ̀gbẹ́ta bá sí láàrin tàbára sí fẹ́lẹ́fẹ́lẹ́ orí rẹ̀ bí ẹ̀jẹ̀ láàmẹ̀rúpá nínú rẹ̀ eléyìn ọ̀kan lọ́wọ́ bá ń sọ ọlọ́run tú fúnra rẹ̀ wọ́n ní bọ̀lọ̀ sí tú fúnra rẹ̀ ó ní daman masfuhan ẹ̀jẹ̀ tí mo ní ẹmẹ́jẹ ó ń lẹ̀jẹ̀ tí ń flow jáde bó ṣe wọ́n flow lẹ́wà ń gbé ibi nǹkan ti bá nǹkan tẹ́fẹ́ pa ibi ẹdú ni o àbí nǹkan jẹ́ ẹranko igbónà mẹ́ta nìkankan ni o ibi ẹ̀jẹ̀ tí ń flow bóde un kó sẹ́ẹ̀mà wípé àkùkọ òrùmẹ́díẹ tí o kọ lọ̀rọ̀ gbogbo wa àsáwò ní ìgbé ẹlòmí ò tí a ń bá músìkìn tẹ́lòmí ti fi jẹ̀kọ tí a bá dápadà tí a pọ kú ònú rẹ̀ yóò tó ọmọlókùn méjì ṣe wọ́n sátà náà ìrọ̀lẹ́ náà máa gbèrè gbígbóná báyìí wọ́n ti lọ́bẹ̀ ẹbú kà báyìí wọ́n fi sẹ́gbẹ̀rẹ̀ wọ́n mọ̀ wá pín orí bíọ́ bá wà náà orí àà ọlọ́njọ́ ọlọ́njọ́ ìjẹkújẹra yìí wọ́n lọ máa gbí ẹ̀jẹ̀ màálù nígbàtí ẹ̀ndú lórí odò wọ́n wà sẹ́sẹ̀ kún ó sì jẹ́mọ́ ó sì bálà ọlọ́run mẹ́ta wá ló sí o wà lẹ́ òsì èdèyàn balance o òsì kèdèyàn balance èèwọ̀ ni ṣùgbọ́n gbàta pẹ̀rẹ̀ tí wọ́n tẹ́jẹ̀ rẹ̀ lọ kankan àwọn ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n bẹ̀ta bá ń kúnrẹ́ lọ sí kankan orí òsì nkankan ẹ̀sànú èdò wá túnkùnlẹ̀ tẹ́ fi ẹbọ̀ òsì okòlẹ́fà búrúsẹ̀ yìí àwọn halali ni ẹ̀dọ̀fóró halali ni ṣùgbọ́n ká gbé ẹ̀jẹ̀ ẹran káwa máa mú tàbí ká lọ sí sí nǹkan ìṣẹ̀lẹ̀ rí fíríjì ilíyà kánsà sáàmù o àwọn ó lè máa da ẹran lọ ògbé ọmọ wa gbẹ́ irú ń gbòlùn tó fẹ́ omi ọwà báyìí kan yọ bàrá mú ọfà bóòdì ó lè fi gún lẹ́yìn yọ tapẹ̀ tí ẹjẹ̀ bá ti sọ́mbẹ̀ yọ bà gbẹnu ọbẹ̀ yọ ma mú ngbọ̀bá múlámù yóò gbéwé kan lórí ni o bí é pẹ̀ ni o yọ bà fi rábẹ̀ padà ẹ̀jẹ̀ ọba dá olóòrùn ni ẹmọ́ sí bẹ́ èmi fẹ́yìn fún wàhálà ilọ́pàá tó fi jẹ́ wípé wàhálà táwọn tí ò ṣe tọ́lọ́run ó ṣe láyé wàdám ẹ̀yìn kẹ́ǹkan lágbàrá ayé ẹ̀yìn gbógun ti islamu àwọn èèyàn kẹ́sì ń bẹ̀dọ̀ ní nínú ẹ̀sì tẹ̀ láwọn sí in tẹ́ ń jẹnu o ayé kakọ̀ orí wọn sí aláìdá wọ́n ń gbí ẹ̀jẹun wọ́n fi ń ṣe bọ́tà wọ́n ń gbí ẹ̀jẹun wọ́n ń pọ̀ mọ́ nǹkan mí wọ́n fi ń ṣòròró ìṣẹ́sẹ́ rẹ̀ bá ń gbà náà alọ́sọ̀sápọ̀ ẹ̀gbọ̀rọ̀ sí bẹ́mà adam almasfuh ẹ̀jẹ̀ tí wọ́n rí rí rí níbi ẹ̀ ti dúnra yálà bí ẹ̀ ti dún lẹ́ bá ń dẹ̀dẹ̀ nù ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn onílọ́rọ̀ wọ́n fi nǹkan méjìlá rí láhmù khinzir láhmù ẹran khinzir ẹlẹ́dẹ̀ wọ́n wá fi ẹran tìsára ẹlẹ́dẹ̀ wà láhmù khinzir ẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ ẹran ẹlẹ́dẹ̀ sí ń tàà fẹ́ gbọ́yé ń bẹ̀ ní wípé al-maqsud bit-tahrim ó ní mùdọ́fù ni àwọn maqsud bit-tahrim ó ní mùdọ́fù ilé in tí a fi tì sí ní a fẹ́ sọ pé àrámù ni àbí tí a lọ fi nǹkan tì òǹgàn ní ẹgbàlérò kí ni a fi tì ẹran tàbá lẹ́ran ni a jẹ́ pé lẹ́yìn ẹran lára ẹlẹ́dẹ̀ gbogbo nǹkan yòókù àlálì tó ní kalla ọlọ́bà òsìsọ báhùn àtẹ̀ràn ẹlẹ́dẹ̀ àbí ń tàà àgbẹ̀rẹ̀ ní wípé àti ẹran tí ń bẹ lára ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ gangan la fẹ́ fún yí ṣùgbọ́n tẹ́ ẹmà jù ń jíjẹ lára rẹ̀ ilẹ̀ ẹran mú kàfìtì sára ẹlẹ́dẹ̀ kẹ́ẹ̀lẹ́ ti bẹ̀ ọ̀rá rẹ̀ àgbọ̀rọ̀ jẹ́ jẹmá in tó mú ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ o náà ló mú ọ̀rẹ́ ẹkùn ní tó mú ọ̀rẹ́ kí ni o ọ̀rá ẹlẹ́dẹ̀ in ló mú ọ̀rá ẹkùn méjì wà ló ń pín sí ṣé ti jíjẹ oní ti jẹ́ àrọ́mù ni sí án wúlò tàà bá fẹ́ fi wọ́n ṣe nǹkan ìlera àníyàkó níbi tàwà ọ̀rá ẹlẹ́dẹ̀ ọ̀rá ẹkùn ọ̀rá kìnìún ọ̀rá ejò gbogbo nǹkan tí ó bá ti jẹ́ pé ni sáà lè lò wọ́n fún nǹkan mi mọ́dí ìkàrànlẹ̀ ilmi kama kó ń bí tàwà àásàlà yóò na bí ní láìlúwáìdìl kọ̀hár pẹ̀lú ògùọlọ́n ẹlẹ́dẹ̀ àti gbogbo tó so ma pátá èèwọ̀ ní ká jẹ jẹmọ́ tí a ń bá ń sọ fẹ́mì àti pé àti wà rọ̀lẹ̀ ayé bẹ́yàn bá ti ẹ̀fẹ̀ gbà kó ti bí ẹlẹ́dẹ̀ mà wọ́n èédú ẹlẹ́dẹ̀ gbangbanjọ́n ẹlẹ́dẹ̀ ti dá ní orí odò ti ẹ̀ báyìí ẹ ń pariwo human rights ẹ̀wà wò wípé tẹ́ ẹ bá fẹ́ mọ́ tí ẹ ń pè ní human right Islam ní kẹwà lọ rẹ̀ mọ́ ń pẹ̀ ẹ̀sì títún sọ pé mọ́ parẹ́ bẹ́ẹ̀yàn bá bínú parẹ̀ ní ṣẹ̀ríà ẹ ń bá jẹ́ mọ́mù àgbà kọgbọ́rọ̀ kírù sílá ẹnìkan pòkùnso yàfá àgbà kọgbọ́rọ̀ sílá wọ́n kàn wà bí ọmọ pítìdà yìí kan láti fi sọ pé in tó ṣe tí ọ̀dá ni ẹgbẹ́ni àwọn kí n problem islamu ló ti ní rẹ̀ só lọ́dá rẹ̀ dúkìá ọlọ́n ni gbogbo wa subhanahu wa ta'ala ni orí bọ́ àti lẹ́bàá ìyàwó bẹ̀rẹ̀ sí máa bí ní kò sì sí nǹkan nìsan ó sì kèkèkèkè ọkọ̀ ọgbọ̀ obìnrin lè torí ẹ̀pọ̀ òun sí má ìdàkẹ́rẹ̀ àti shay'an min khulqi ba'liha kì sọ́rọ̀ khuluru là ń sọ ṣùgbọ́n tí ó ń bá wá láwọn tí ó ń bẹ̀m̀bẹ̀ wọ́n jógún ẹ̀ẹ́bà mùsùlùmí ẹ̀dógún mẹ́ owó ilẹ̀ fẹ́ fi tọ́ ọmọ ẹfẹ́ fi kọ́lé ẹfẹ́ fi rasọ́rùn ẹ̀ẹ́ fi jẹun ẹn tí ń tẹ́lẹ́dẹ̀ tó jẹ́ pé ìjọba farabalẹ̀ gbọ́ annabiye ni wọn ọba mọ́ wípé aburú tí ń ṣe ó ju ẹn tí ń takò kéǹtẹ́ mú àyàn lọ aburú gidi jama'a islamu lọ́sẹ̀ yìí ni àbí ń tàwà ń dánwò fúnra wa ẹwà ń ta májèlé gbangba níjọ́ tí a bá ní ọ̀ntẹ̀rẹ̀ lẹ́dẹ̀ án tí a máa lọ rèé rà ó làwọn atasọmọ́jú gbẹ̀díẹ wọ́n sì ṣe wà lábáyìí

má para rẹ̀ má bàtara rẹ̀ jẹ́ in tí islamu sẹ́yìn sínú báwọn kan bá ṣe bọ́m̀bù ní ìsìnkú pa bú ni ó ṣe ta o àwọn mùsùlùmí tí wọ́n máa pé kò sí wàhálà kò sí kan ẹjẹ́ alọ̀dáwà láàlẹ̀ islamu nìká gbogbo sí ayé àlàáfíà àwọn nìká gbogbo sí ayé ìnira ọlọ́njọ́ ṣàánú wa gbogbo ẹ̀sùn lọmọlọ mọ́ má àwọn èèyàn kan ọlọ́run kẹwọn níbi òwò wọn láàárọ̀ ọjọ́ kọ̀pẹ̀kọ̀pẹ̀ wọ́n ń náà lọ díẹ̀ díẹ̀ díẹ̀ ní a bá fi bísínẹ́sì wọ́n máa sin ẹlẹ́dẹ̀ lọ wọn musulmi náà ni ọwà jọ ń ní o ní a bá bọ́ èmi ọmọ kọ̀kọ́ o ṣùgbọ́n ọlọ́run ọba dán lójú níbi òwò yìí wà lẹ́ẹ̀kúnlẹ̀ ìgbẹ̀yẹ oníṣàṣì ìpìlẹ̀ ṣẹ́ èmi ọ̀sẹ̀ ẹ̀yẹ máa wo èmi ọ̀sẹ̀ pé wọ́n bá jẹ́ sáà ẹlẹ́dẹ̀ ó lè bí 25 nínú rí ó dán láàpàá ẹlẹ́dẹ̀ ó lè bí 25 owó ẹlẹ́dẹ̀ bí ọ̀bá ní ń gbà lọ díẹ̀ díẹ̀ nígbà ọlọ́n dé nǹkan míì tó tó kójọ ọlọ́nà míì ọlọ́n tó gbàmà kòrókò dé sí mọ́ kòròdó dé sí jẹmáà ọ̀rọ̀ tó ti dàrúnú sẹ̀mí ẹlòmí kékeré kọ ìwọ ń lọ ọlọ́ni ọmọ jẹ ẹlẹ́dẹ̀ o tún wá sanwó fẹ́nìkan kọ́bọ̀ sàṣì jẹ wọ́n sì sọ fún ọ pé ọ̀rẹ́ ń pé ẹtì ni wọ́n fi ṣe àti kékeré dẹ̀ ni pọ̀tẹ̀lẹ́dẹ̀tẹ̀ wo a ni wọ́n tún máa ń ṣe kà jẹmọ́ ẹ̀dẹ́ kan ẹjá bọ́lọ̀ dúó bẹ́nìkan bá ti nílẹ̀ tó bá ti pẹ́ wọ́n bá ní ẹ̀ ni tẹ́ bá lè wá sin ẹlẹ́dẹ̀ bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wẹ̀lẹ́dẹ̀ ajágùn ni wọ́n nírú ogun ogun èmì máa wọn ti ń sẹ́lẹ́dẹ̀ ọkàn kò bí mẹ́rin sí márùn-ún bẹ́ ẹgbàtàbẹ̀ rí bí oṣù mẹ́fà owó òdè tẹ́ ẹkọ̀ bẹ́ mùsùlùmí náà bá pé ah, ọlọ́ni amẹ́jẹ̀lẹ́dẹ̀ lórí kò kù ní kí mọ́ yọba fún bẹ́ sí ọwà ni ọ ìwọ tó ní capstar tó fi rẹ́ntì tí wọ́n lọ ń fi kó mọ́ ẹni ọ̀gá sáàdà ẹlẹ́dẹ̀ lárí o à eh, lọ sí eh, ẹgbẹ́dá ó ní olóbukú lọ má ma pè mí má ọ mọ́ kọ̀ mí sá kó owó pé má pé ah, òṣìṣànjọ́ tó náà ń sẹ́lọ́n ṣẹ̀ṣẹ̀ pò ti jẹ́wọ́ pò ń sẹ́lọ́n jama'a àtúnwà ń sá lọ́tún à ń sá lọ́sì ẹ̀yìn kan tó ń kí òwú ẹlẹ́dẹ̀ ẹ̀bú àlẹ́nu níbi pọ̀pọ̀fù bí bọ́nsì ọlọ́run obìnrin o jama'a ẹ̀jẹ́ adúgbọ́dọ̀ ọlọ́run ó ní wà àtàkùn min kulli ma sa'altumu in tẹ́ẹ̀lẹ̀ ronú débẹ̀ nínú kẹ tẹ́ẹ̀lẹ̀ ronú bèèrè pẹ́ bèèrè ẹ̀bùn ẹwọ orújẹkújẹta àti jẹtọ́lọ̀wò jẹ àmá pé kòkùkúmà ọlọ́ni ẹbàn hádánù ẹmìlẹ̀kẹ́ hádánù ẹbàn hádánù kòkùkúmà ẹbàn hádánù kòkùmà ẹbàn hádánù kòkùmà ẹbàn hádánù ìkẹ́ ọlọ́run ọba lórí wa ó tóbi púpọ̀ o àwambọ̀ ẹlẹ́dẹ̀ àti gbogbo tó pín sí àpọ̀rọ̀gbọ̀n débẹ̀ jẹmọ́ ìjọ ọlọ́run kékeré tí wọ́n gbọ́ nígbà covid-20 dé because ó ti dàgbà sí ẹwọ adúrú ẹlẹ́dẹ̀ tí China sin láàyè kèémà sí 1,000 2,000 3,000 4,000 5,000 6,000 sẹ́yìn ọ̀wà sinmi ẹwọ tó tẹ́yìn ti sinmi ẹwọ tó tẹ́wọ̀ wá tí ẹ́sẹ̀ wá sinmi ikí lọ́lọ́dì lẹ́rẹ́dẹ̀ ń ké ní a kí rẹ̀ pélùdà ní fi ń lòdù wọn sínú kòtò tí wọ́n gbẹ́ láàyè nígbà ní àtúkà tó káná ní ń pariwo ọlọ́n ti ké fún àti pẹ́tipẹ́ wọn ọgbọ́ bá amẹ́ríkà náà sí ń jẹ ti ẹnu ń jẹ ti àwọn ti ju tí rí lọ́dọ̀ wọn nú oore tó fẹ́ máa mi ọ̀lẹ́mì tí a bá lẹ́n tó balance musulmi ni tí a bá lẹ́n tó mọ̀ tí ń ṣe musulmi ni tọ́bọ̀rí ayí bọ̀ tí sáàtù gbogbo tẹ́ iná ń sọ iná gan an ah, ó ti pọ̀jù wallahi mọ́ mọ̀rẹ́ mi kan kìí ṣe muslim kìí jẹ lẹ́dẹ̀ bó ṣe wáyé nǹkan kẹ gbáwó kìí jẹ ọwọ́ pí ò pè lára mú ó ti ń jẹ wọ́n ni bíbó ṣe ibi tí ó náà ti ń jẹ búrẹ́dì ọbẹ̀ rẹ̀ náà ni àtọ́fò ah, náà ẹmọ́bẹ̀ ah, mi àmì mi ah, jẹ́ pig ẹ̀kàn gbí mi tọ́bẹ̀ lásán òun gbẹ̀ pé ọgbà pé kéèsì ó ní ọ̀fẹ́ jẹ́ tẹ́sìn bá ti yàtọ̀ sí islamu ó kọ rẹ̀ lẹ̀sìn tí ọ̀lára mù in tó ń tọ́n tí ń sẹ́sìn ọ̀bà fẹ́ sí ní ọ̀fẹ́ sí ìfẹ́ mú tí ó ní kòwú sí ní wàlámùl khinzir ó di in tó kú fún rẹ̀ ẹ̀jẹ̀ níbi títí ń dà àti ẹlẹ́dẹ̀ wà máa òhìlà li ghayri bihi hmm. àti gbogbo tí a pa tí èsì ọlọ́n ni wọ́n dákọ sí ìtùmọ̀kanu àti gbogbo tí a pa tí èsì ọlọ́n a pa fún wọ́n pa fún tọ́lọ̀ ọbọ̀ yọ̀ǹda kí wọ́n pa nǹkan sí kí lẹ̀rí wata fi ń ó sọ ni ma a ní àrọ̀ dama wájú kọsùn láàrin gbogbo tó bá ti lè mú ẹ̀jẹ̀ jáde tẹ́fì dúnra tí ẹ̀ sì dákọ̀ lọ́wọ́ bá sì jẹ́ in tí wọ́n bá ìlànù onírọ́fù sọ́ọ̀tì gbogbo tí wọ́n bá ti pa dákọ̀ lọ́wọ́ bá sì àgbọ́dọ̀ jẹ́

ó ní ibi ká ó gọ́rọ̀ ìṣẹ́rẹ̀ lálẹ́ àwọn ní ọ́nṣọ́ ròbejì kò sí tí ó kẹ́mì pẹ̀lú ròbejì báàbà tó máa pábà náà ní ìsìn àrámù ó tàn jẹ bọ́ pájú bẹ́ẹ̀ lọ tó wíláwà ní tó tó rúbí ìṣẹ́kù kò di àlálì òun náà ló jí á mọ̀ wípé àṣẹ àrámù òun ni ẹran tí a pasòkú òhìlẹ̀ ma ń zẹ́ lọ́bí amin sultan kò sí bí ẹti lẹ́rì kẹ máa sòkú ìbá jẹ́ máa mọ̀ ọlọ́run ni mọ́ àkàrà ṣúgbà bá bá wà gbáwó lápẹẹrẹ ni o ẹ̀pẹ́ gbogbo ẹm tí bá ń wíkẹ́ olónìí abẹ́ bàbá ìmọ̀ bàdà ni àwá wọ́n gbáwó wọ́n gbáwó abẹ́ bàbá ìmọ̀ bàdà ni àwá a gbọ́dọ̀ ó ti sọ wípé kánàbí ó sọ fún àwípé alalimari ilẹ̀ muslim asamuwatọ́ àfíìmà umirọ̀ fíìmà àhábà aókẹ̀ríà ma lam yu'mar bi ma'siya fa idha umira bi ma'siyatin fala sam'a wala ta'a ìbá àjẹ́ àní àwọn apá kan ọ̀pẹ̀rẹ̀ 1 million wọ́n fi sókú èèwọ̀ ni musulmi ọ̀bọ̀rọ̀ jẹ́ so hila lè ghayri láìbí wọ́n ní sẹ́mẹ́dá ọlọ́run sí sọ́lọ́n yọ̀ǹda kẹ́ pa ẹran sókú anúsà sálàm ìyàwó rẹ̀ méjì lókú ìkẹ́kú Mẹ́dínà àgbọ́ ọ̀rẹ́ rẹ̀ ọmọ rẹ̀ kú lékọ bóòló sì sẹ̀yìn wọn ara àpẹẹrẹ pé béèyàn bá ti tọ́lọ́run èyàn ò ní ta ló lè fọ́sọ̀yà pé in tó múnù ń dùn o ní pé o mọ bí òkú ń wà gbogbo tí ń sòkún àpẹẹrẹ wọn ọ̀tà sí bàbá àbìyà gbogbo ń tọ́lọ ń fún lábàrà lè tọ́jú ọmọ rẹ̀ ọ̀ràn ń wèye ọ̀ràn ní nǹkankan lọ́bàlọ̀ lóébù tí wà ń lóébù ti pẹ́ ọba wálé ìjọ tí ó délé gangan iwájú tàwọn ọbẹ́jẹ́ orí bí èyí àgbàlagbà bí mẹ́rin lẹ́nu ọ̀nà nígbàtí ọkẹ́lẹ̀kùn kọ̀bẹ̀rẹ̀ kan lé àbúrò ìyá rẹ̀ lórí àjàní ọ̀pẹ́ntà díẹ̀ mọ̀túnikí tí wọ́n wà wọn dájì àti bá mìíràn nìkan kàpẹ́ sí ọ̀rẹ́ jẹ́ lẹ́nu ọ̀nà wájú ta olóhun rẹ̀ jẹ́ àwọn sáàsì ní wọ́n ti mú ìyà rẹ̀ lọ oòrè yínà ọ̀nà ogbóyìn ẹnu rẹ̀ nẹ́tì ẹ̀ tí yọ sí pé yí mọ́mí mímọ̀ ń sá àbí yí dádì ọ̀sà yíyìn ó rẹ́jẹ̀ tó tọ́ ẹnu ọ̀nà wọn náà ló ti dó lọba yọ fún bóòdì ok ṣe dádì gbọ́lá ní ẹ dádì gbọ́lá hàn pé ṣe ẹlága ńlẹ̀ ọlága wà ńlẹ̀ ní dọ́sìn mélòó ó ní ẹfún mi ní 250 dọ́sìn tánù pínkọ́ oníṣẹ́ nídà àwọn níláyẹ̀ àwọn 500,000 wà 1 million wà ó ní ẹfún mi ló 1 million márùn-ún ó sì yọ̀ntán ọba tó pè mẹ́lá dùn mọ́ládù na bóòn tí ẹ̀ṣẹ́ ń dé láti àríwárí òṣẹ́ kẹnàdé ni ó ní ó fún mọ́lú lálálá 20 lọ bá bẹ̀rẹ̀ ìnáwó ọwà bá ṣe ń jẹ gbogbo wọn jókòó bí wọ́n ṣe wá gbókèrè tẹ̀fẹ́ máa jẹun ẹ̀tì ah, ẹ̀fẹ́ máa jẹun ẹ̀bẹ̀rẹ̀ oúnjẹ tẹ́ ẹ̀fẹ́ máa jẹ oníkọmọ́bìnú ah, ìfẹ́ rẹ̀ rà ní tàbí fẹ́ ń irú yàtàn ya jẹ lórí wọn tó ń fi lọ lóébò tó ń ṣe nǹkankan ó dẹ̀ta ìdè mọ̀ jẹ bẹ̀jẹ̀ lẹ́nu ọ̀nà mo tó bá wọn èyí kan àbúrò mami jẹ́ jáde sí mi wọ́n ń sọ mi pé àwọn sars wọ́n mọ̀ mami lọ mọ̀ mami sí pé ẹ̀jẹ̀ ẹnu wọn mórí wọn ẹ̀jẹ̀ wọn ni eyín wọn mọ̀ ń sáǹta eyín wọn ni ọwá ni mo fẹ́ gé gbogbo ayé ọmọ níbo wọ́n lọ ọ̀sítù lọ́dọ̀ àwọn tí ẹ ń yí ọpọlọ́wọ́ jẹma olórí ire wo ní ọba kí o ń bẹnu má nípa sí tàti ẹ̀fẹ́ jẹ́rẹ̀ àwọn èèyàn ma sí wọn ma dìde in tẹ́ tó wá ń se wá jù bá lọ sáàsì ebéyàn sáàsì ebéyàn o sáàsì sáàsì họ èèyàn náà lọ kátó wá pàn màláìká àní ń bọ̀bá lọ ọ ń múyà lọ ọ̀ mọ́ tó ju wọn kàn lọ́dọ̀ wọn àwọn ilé ìsì kọjá pé mọ́ lọ fẹjọ́ súnyà ó lè sọ pàtó kò sì sẹ́ tí ó wọ sàárè tí ó ní fún ma gbogbo ntị nsogbu tí wọ́n bá gbàpọ̀ ní láàkáyè ọ̀rọ̀ wọn sẹpẹrẹ tí wọ́n bá gbàpọ̀ ní láàkáyè ló tó burú jù gbogbo owó tó ń lọ ilé okùn náà lọ jẹun nǹkan nǹkan náà níwà àtọ́ máa àtútọ́ ọba lè gbé pé wọ́n lè pẹ̀rú ìwọ náà lè pẹ̀rú wọn sí rẹ̀ irú rọgbọ̀n ní oúnjẹun ìbá àjá àfáàgbà kọjẹ́ máa mú Saudi lọ́wọ́ adú kèsì àlálì ẹnìkan ní ẹ̀dùn ṣẹ́rẹ́gbó tí ó sáàsù náà sọ iná gbọmọgbọmọ tí náà ti fẹ́ pọ̀jù ah alájí salmanu tí wá ń ta màlú ńkọ́ màlú tán náà ń pa kí ó lè bá rówó lápò wa sẹ́rẹ̀ náà pa fọ́lọ́ alápàtà halali lẹ́ran tó

in ló fi di àlàálì àálọ́ra lọ́dọ̀ rẹ̀ ọlọ́run lọ pa fún kò pa fún kí ni o kò pa fówó torọ́lọ́run ló ṣe ta ní ní àlàálì o bísínẹ́sì lálàálì àti kó bèèrè yọ̀nà òhìlà li ghayri llahi bi torí pé ọlọ́run yọ̀ǹda kẹ́ máa ṣe bẹ́dẹ̀ mọ́ ti ẹ̀rí kan ẹ̀mẹ̀ pé ayé ti di ayé páálí wọ́n ti gbé ìwé lọ ọba àmá lè máa ti bẹ́nú ẹ̀ ó ń pèrè ní dókítà yóò ti di prọ́fù nísìn ìfòkọ̀bù lásì lọ́kànnú university wa after tí research mo wá rí pé bẹ́ẹ̀dẹ̀ wánú islam prọ́pù ní ẹ̀yìn bẹ́ẹ̀dẹ̀ wo ní o ní bọ̀t ẹfarabalẹ̀ ọkàn nírú bẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀dẹ̀ tí a bá ti klọ́kì 40 years 40 years nìkan lọ́wà àwọn tí a ń ṣe 20 years wọn alẹ́takù wọn 41 tó bá ti 40 ẹn bá ti kọjẹ́ ẹ̀kò lè ṣe bẹ́ẹ̀tìdì ma ẹn tí ó bá ti dẹ̀bẹ̀ kò lè ṣe yọ́ ma kàn rí ti kó débẹ̀ kí a lè rí wọ́n lọ́nà sọ́nà sọ́tùlà àkọ́fù wípé wọ́n sọ́nà ìsànbíwálìdẹ́ إحسانا حملته أمه وهنا على وهن قرآن قرآن حملة أمه كرها ووضعته كرها وهمل وفصله ثلاثون شعرا حتى إذا بلغ أشد وبلغ أربعين سنة قال ننبع تمواد يوم فوتياس قال ربي أوزعني قل موافق الدكوة بي قال báwọ̀ wà kẹ́mìdí máa dúpẹ́ fúnra ọlọ́run lọ́mọ̀ máa máa kìí 40 years ìmìnà wa kọ lẹ́tà sí padà prọ́fọ̀ ní ẹ̀yìn ní rán sí a wọ́n ní ìsáhùn ẹ̀yìn ní sọkùnrà ní kalẹ̀ fún wọ́n ní ìsáhùn nígbà sọkàlẹ̀ fẹ́ tí ẹ sọkàlẹ̀ fún kò tú fún àwọn tí a ń kí ọ̀rọ̀ ìjọ́nà wọ́n ló tú ṣe ń tẹ́ ẹ̀tún ló tú ọ̀nà ma ìgbìyànjú ní nǹkan ìgbìyànjú kí ní jẹmọ́ ẹ̀mọ́ báwọn èèyàn aláre rẹ̀ yọ́dẹ̀ lẹ́bì ní ìsìn sùúrù ni ṣe mọ̀ páwọn tí ò sí tọ́lọ́n náà làkáyẹ wọn lè sùkókò àtàkì èso àkáyẹ làkáyẹ èèyàn ìyà tó bí mi bàbá tó bí mi mọ́ bí ó wà ní kòtò mọ́ wá ń pèléré ó tún wá pẹ̀lẹ́gbẹ́ márùn-ún ọwọ́ bùbá àwọn kan owó gẹ́lẹ̀ àwọn kan ọṣẹ́ kíkọ́ àwọn kan ọfún àkàṣì gbàjà márùn sí tónú ẹ̀yẹ mọ́ kí ẹ̀yẹn otókẹ́yìn náà ó ní à ìyàwó òfin ọmọ mú mú ní bí wá ní torí pé òfin ẹgbẹ́ wà lè lọ́dà ìlànà kan torí pé ah ooo wàláì in ti wúlórí náà kí ni rádàdá yí pẹ̀yìn àfá yìí mo lè ká mẹ́jọ nù àwọn ọ̀rẹ́ mi ó sòkú yà rẹ̀ tán báyìí ní bísínẹ̀sì e píkì padà owó tó dẹ̀rì ń bẹ̀ ní kí ní yẹn náà ẹ̀ẹ̀kùn e, e, ní fúnyàn lówó ẹ̀dùn àmọ́ gbogbo èlé kò sí láàká ìmọ̀nà ni ṣètò àti àtàkì wọn ṣùgbọ́n yìí tẹ́ rí ẹran báhùn àwọn ọmọ páwọn fún wípé oúnjẹ àtàwọn àtẹ́ntẹ́ jọ ń kúra yín kí oúnjẹ kújẹ oúnjẹ kújẹ ní sílì náà bálàká ọdá kò burú ẹn tọ́bọ́ wà jálẹ̀ ẹwà tẹ́wọ́ pípò náà tẹ́wọ́ ọmọ ó bẹ́ẹ̀ fún wọn ọba wà ọ̀nà òun jama in tẹ́yàn fi yọ kìí ṣe gbági lọ́wà o inú Kùránì lọ́wà tí a máa sọ fọ́mà pé in tí a fi yọ gbẹ́ gbági kọ́wà o èyàn máa wọ́sọ tí ó sì jẹ́ pé ọwọ̀ lórí ẹkùn ni èyàn máa bọ́ bàtà tọwọ̀ lórí òsì ṣùgbọ́n tẹ́yàn fi yọ wà lẹ́nu Kùránì lọ́wà má sì gbìn tọ́lọ̀rán ọlọ má kọjẹ́ ẹnu àlà wà máa wílà lè kọ́ ìrìnlá ibìhì wà lè mú nìkan níkọ̀ àhán gbogbo ẹran pátá ìdámá tàbí lè họ́nkù họ́nkọ̀ ìdámá tàbí lè họ́nk alè họ́nkù nínú èdè lọ́rọ̀wá o ni wọ́n fún nǹkan lọ́rùn pa họ́nkù họ́níkù o ni tí nǹkan fún lọ́rùn pa gbogbo ẹran tó wọ́jẹ́ wípé okùn ló gbé yálà ibi ẹ̀ṣọ́mọ́nà ni o lọ́wọ́n fáà fi pín mùnìkọ́níkọ́sì méjì qasdan wattifaqan qasdu ní pé ẹ̀ṣọ́ mọ́ ẹ̀ilẹ̀ mọ́ fòkò fún lọ́rùn ah, ọlọ́njọ́ àwọn tí ń sóògùn wọ́n jẹjẹ kú jẹ o wọ́n pẹ́ ẹ farabalẹ̀ gidi ni o ṣòkòtò tẹ́ẹ̀bà ló mà ẹ lọ yí okùn rẹ̀ wá ń lo ṣòkòtò nítorí wípé a fẹ́ bọ́sù òsìkú lọ́rùn yìí elu tẹ́ lùmá ẹlọ yóò pẹ̀ ẹwà wá gbòtò tóbi tó nítùmá fúnra iná ní ẹkùn òkun but in bayan sọfọ́ makana yóò fà lọ́tún iná fà lọ́sì ẹjọ wá ràn júfà bayan kéyàn tó máa fi pọ̀ lúpì ọlọ́nlá gbọdọ̀ jẹ́ in tó kùn bá fún lọ́rùn pa yálà àbí ìtìfàákọ́n àwàlásó mẹ́lẹ̀ ọlọ́run pé kádẹ̀wò yìí dé bá aṣọ lọ bá ń yí mókùn àṣìwájímà nígbàtẹ́ èdè so ìnáwó orí ojú alùbọ́sà lọ ma látàrí tẹ̀lé ò ti di mẹ́wàá ọlọ́nlẹ̀ gbọdọ̀ síbẹ̀ walmọ̀kúdátù mọ̀kúdá ibẹ̀ láti wá dúró in tó jẹ́ pé wọ́n pa pẹ̀lú kùmà nǹkan yàn mẹ́jẹ̀ jáde lára ọrùn kìlé ekú àwa bùkátà sálàyé kan ha ti ń sọ ń hadithi Adi ibn Hatim to bá lẹ nǹkan ma in tó fẹ́ dẹ̀dẹ̀ kápẹ́ sọmsọm rẹ̀ lógún tó mú ẹ̀jẹ̀ bóde ànábì ní jẹ́ kápẹ́ gbẹ̀lẹ́ e bá tó bẹ kú fàhúwà wà in tí a ń bá sì pa ọlọ́ni ajẹ inú wọn lájá wa tó bá wá jẹ́ pé ìrìn ẹranko tàà tírẹ́nì in wà pa ẹranko náà wà ábùjẹ o náà rọ́lù ni lọ́bẹ̀ ikú n ẹranko a ní tí a ni a máa túmọ̀ àwọn bí tó jẹ́ wípé olójú iṣẹ́ lárọ̀mọ̀nà bí adama àwọn wá bí àwọn mímọ̀ lérè pé kí ni nǹkan náà tẹ́yìn lọ́rọ̀ ń pè bẹ́ wọ́n ní nǹkan mẹ́rin ni ó tó wá di méjì ọwọ́ ẹsẹ̀ méjì nù ọwọ́ méjì ẹsẹ̀ méjì ó di mẹ́rin járí àtàwà في الخطبة القادمة إن كان في العمر بقية الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام ومن رحمة الله علينا أن أحل لنا الطيبات وحرم علينا الخبائث فلما أباح ربنا سبحانه وتعالى لنا طعام أهل الكتابين ثم أثرنا على قول عبد الله بن عباس رضي الله تعالى عنه وأرضاهما أن المقصود بطعامهم في سورة المائدة ذبائحهم لذلك لا بد أن نبين أقوال أهل العلم في هذه المسألة ما ذباه أهل الكتابين حلال لنا حتى وإن لم يوافق ذبيحتنا منه هنا موضوع الخلاف لكن قبل أن نتطرق ونعرج على هذه المسألة لا بد من بيان المحرمات لهذه الأمة من المعقولات أمتنا تعالوا معي إلى سورة المائدة ربنا سبحانه وتعالى يبين لنا في الآية الثالثة من هذه السورة ما حرم علينا من الخبائث هذه الآية بقوله حرمت عليكم الميتة الميتة كل ما مات حتف أنفه من الحيوان فهو الميتة لا نأكلها لا نأكل الميتة حتى الكفار من المشركين استأذوا برسولنا صلى الله عليه وسلم حين أتوا فقالوا يا محمد إذا دب أحدنا ذبيحة من قتله أليس هو؟ قال بلى وكذلك إذا مات الحيوان حتف أنفه أليس الله سبحانه وتعالى وقاتله قال نعم وكيف يكون ما ذبعناه حلال وما ذبه الرحمن حرام كانوا يستهزئون برسول الله صلى الله عليه وسلم لا لشيء وإنما لفقدانهم ما يليق بالعقل أمة الإسلام إن ربنا سبحانه وتعالى ما حرم علينا الميت إلا لأجل أنفسنا ولرحمته سبحانه وتعالى علينا والدم مع معنى الدم هنا هل هو الطحال أو غيره من أعضاء الحيوان لا بل هو الدم المسفور الدم المفتفجر هكذا فسره الله سبحانه وتعالى في آية أخرى أو دما مسفوحا فإن هذا الدم متى ما خرج مسفوحا فإنه ليس بحلال بل وحرام لأنه ضار وليس بنافع ثم ذكر ربنا سبحانه وتعالى لحم الخنزير ولحم الخنزير حرم علينا كذلك لحم الخنزير أضاف ربنا سبحانه وتعالى اللحم إلى الخنزير فالخنزير مضاف إليه واللحم المضاف لماذا لينبينا بما هو أهم عندنا من الخنزير ألا وهو اللحم فإذا فهمناه مما هو أهم عندنا لا بد أن نفهمه من سائر أجزائه ثم بين ربنا سبحانه وتعالى مما حرم علينا ألا وهو ما أهل لغير الله كل ما لم يذكر اسم الله عليه أو ذبح لغير الله سبحانه وتعالى ذبح لشيء آخر ذبح لما, لما ما عبه الرحمن سبحانه وتعالى أمتنا طيبوا أنفسكم وطيبوا معقولاتكم ومشروباتكم ففي ذلك نفع لعبدانكم ونفع لدينكم ونفع لعقولكم ونفع لمعاملتكم مع ربكم سبحانه وتسامى أقول ما بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمتنا أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن مما حرم الله سبحانه وتعالى علينا رحمة بنا ألا وهو ما أهل لغير الله كل ما ذكر عليه اسم غير الله سبحانه وتعالى من الحيوان فإنه حرم ليس بحلال كذلك والمنخنق كل حيوان مات بالخنق مات خنقا سواء مات خنقا قصدا أو اتفاقا فالقصد أن نعتمد ذلك أو اتفاقا أن يخنق الحيوان نفسه بالحبل حين أن كان مربوطا أي شيء حدث من هذين الأمرين فمات به خنقا الحيوان فإنه ليس بحلال ثم ذكر ربنا سبحانه وتعالى الموقوذ والوقذ عند العرب هو الضرب الشديد هنا نقف حتى نعرج على ما تعلق بما قتل بالمصادمة إذا قتلت الجارحة حيوانا بالمصادمة أو بثقله وكذلك المعراض إن قتل شيئا بثقله وهل حكم الجوارح من الحيوانات هل حكمها مع حكم الطيور من الجوارح إذا صدم إذا صدمت الصيد أو قتله بثقله وعلى هذا نقف وسنستمر إن شاء الله الرحمن في الخطة القادمة إن كان في العمر بقية اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داع الدين اللهم ربنا دمر عداك داع الدين اللهم ربنا انتكم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان اللهم ربنا احصي اعداءك واعداءنا عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا يا جبار السماوات والأرض اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شكرا وشتات المسلمين اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا ولا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم رتب أمورنا كما رتبت كتابك اللهم رتب أمورنا كما رتبت كتابك اللهم رتب أمورنا كما رتبت كتابك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتسامى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائم في مقلة صحية ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء نبي الرحمة نبي التوبة أبي القاسم الماحي الذي يمحو الله سبحانه وتعالى به الكفر اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا لا إله إلا الله لا إله إلا الله استووا استووا واعتدلوا سد الخلل ساو بين المناكب استو قامت ايه كمان كمان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 يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا الهدي ولا القلائد ولا آمين ولا آمين البيت الحرام يبتغون يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله غفور إن إن الله شديد العقاب حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل وما أهل لغير الله به والمنخنقة والمنخنقة والموقوذة والمتردية والنقيحة والمتردية والنقيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح وما ذبح على النسب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله فإن الله غفور رحيم الله أكبر سمع الله لمن حمده Allahu Akbar Allahu Akbar Allahu Akbar, Allahu Akbar.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 وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعدا وأورثنا وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله